إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله adúgbẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sì rọrùn fún wa láti pé kí a péjọpọ̀ láti rántí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala láti wá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́wọ́ bá àti intolúwó bí wá àti nǹkan tí yóò jẹ́ kí agbáyé rẹ̀ tí alkiyama na tí yóò sì tún súnwà tó bá wọ́n Ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀nà ni tíra wa tán bálọ̀ takhilul aynayn bi sharhi aqidati al ti shaykhu mashayikhina al-allama Ubayr ibn Abdullah ibn Sulaiman al-Jabiri al jabiri رحمه الله تعالى وغفر الله له so bita de lọ́sẹ̀ tó kọjá òun náà ni ibi tí wọ́n ti ń kíwa nílọ níbi ọ̀rọ̀ al'imamain aljalilain abu hatim àti abu zur'a níbi tí wọ́n ti ń sọ pé wala nadiri ma hum inda Allah man qala innahu mu'minun haqqan fa huwa mubtadi' ومن قال هو مؤمن عند الله فهو من الكاذبين ومن قال هو مؤمن بالله حقا فهو مصيب الشيخ آه، عبيد وسأل يرفوا نينو تراوا يتان كفروا يتما وراء الإمامين الجليلين so àti ọ̀rọ̀ míì náà tó tún wá nípa in tó lè fẹ́ dá ìṣkálẹ̀ kalẹ̀ gbífàmà qala innahu mu'minun haqqan fa huwa mubtadi'a so a sira wala nfani labala rẹ̀ nípa ìtumọ̀ rẹ̀ lónìí insha Allahu ta'ala ibi tá lọ wọn náà ni ibi tí wọ́n ti gbáwá látọ̀dọ̀ al-imamain abu hatim àti abu zur'a ní pé wọ́n sọ pé walmurji'atu mubtadi'atun dullal walmurji'atu mubtadi'atun dullal ọ̀rọ̀ àwọn múrjíà mubtadi'ah aládádálẹ̀ ni wọ́n dullal wọ́n ti nù so aládádálẹ̀ ẹni anù gbáà ni wọ́n so Sheikh Ubaid rahimahullahu ta'ala sọ pé min huna níbi báyìí bada al-imaman ní àwọn olùmọ̀ méjèèjì arroziyan tí wọ́n wá láti àárọ̀ yìí ní pé rahimahumallah wọ́n ni fi dhikri alfiraq wọ́n bẹ̀rẹ̀ sí dákọ àwọn ẹgbẹ́ àwọn ìjọ almukhalifa tí wọ́n yapa lima alayhi ahlus sunnati wal jama'a tí wọ́n ya pa nǹkan tí ahlus sunnah wal jama'a wà ń bẹ̀ torí tí a bá gbọ́ ẹgbẹ́ àwọn èèyàn ma kí ni ń jẹ́ ẹgbẹ́ kí ni ẹgbẹ́ gbogbo àwọn ẹlòmínà kan náà bá wọn sọ kínà ni ẹgbẹ́ ni ẹlẹ́gbẹ́ ni o ṣe ẹlẹ́gbẹ́ ni o pé kíníkà kíníkà so àwọn ẹgbẹ́ wà ń tòótọ́ àwọn ẹgbẹ́ wà tó tọ́ but kí láàláyé rẹ̀ al-mukhalifa lima kini lima alayhi ahlu sunnati wal jama'a gbogbo àwọn tí wọ́n bá ti ya pàntí ahlu sunna wal jama'a wà ń bẹ ẹni ànú níwọ̀ wọ́n sì máa jẹ́gbẹ́ ẹgbẹ́ ni súfí ẹgbẹ́ ni kí tó ni ẹgbẹ́ ni àwọn ikhwanul muslimun ẹgbẹ́ ni tẹ̀blígì àwọn tí ẹ̀ fi jẹ máa sí ti wọn kò tí kò nídi pé so yíò tí àwọn onídi introduction wọn so ẹgbẹ́ ni kílùkọ rẹ̀ ẹgbẹ́ ni àwọn táwọn tún pèrè àwọn lẹ́gbẹ́ gan so gbogbo àwọn ọjọ́ gbogbo firaq firaq lànà bí pé fa'tazilu tilkal firaq kullaha so ẹgbẹ́ lànà bí pé gbogbo wọn so táwọn ní ẹlẹ́gbẹ́ nìyàn kìí ṣe pé ẹ̀yìn lọ ń ra sọ mẹ́mbà àbáwọn gaba yẹn ó ní ẹ ti yapa súnnà fẹ́ kán pé lókọ tí ó sì jẹ́ kó tètè yáwọn èèyàn pé ah eléyìí olùyapa súnnà ni o kò sí lórí súnnà oye but wa ilá òdodo ni pé ah àwọn ẹgbẹ́ wà but àwọn báwọn èèyàn sí ń lò ń gbà àwọn gbogbo àwọn gbà àwọn ah, ah ẹlẹ́gbẹ́ ni o ah, ẹlẹ́gbẹ́ ni kìnnìkan o ní dókítọ̀ kan àbí ẹnìkan ẹlẹ́gbẹ́ ní dókítọ̀ kí lẹ níbà ẹlẹ́gbẹ́ báyìí ẹlú àwọn alfáàdì tí ó jẹ́ kó tètè yáwọn èèyàn ẹlì yìí kìí so ń súnná ẹ̀hẹ́n khalas ẹlẹ́gbẹ́ ní ẹmọ ìbátan ní ẹlẹ́gbẹ́ lòun náà o ọ̀nà ni tí wọ́n bá sẹgbẹ́ ilé ohun ní síkín ohun ní sẹgbẹ́ ìta so àgbọ́yé táwọn ní nìyẹn pé ọgbọ́dọ̀ sí kí ni ọgbọ́dọ̀ ráṣọ mẹ́mbà kọ́tọ́ dẹ̀lẹ́gbẹ́ ìwọ náà sì gbọ́dọ̀ máa sanwó mítìnì so kó tó dẹ̀lẹ́gbẹ́ so àbí ẹdìwàtẹ́rí tẹ́yìn bá tó lámìírù kó tó dẹ̀lẹ́gbẹ́ ara ọ̀ kódà gbogbo ẹni tó bá ti yapa súnnà kò bá àjẹ́yàn kan ẹlẹ́gbẹ́ ni so but àwọn alfáàdù tí ó jẹ́ kó yé tí ò ní ṣe ìhá àwọn èèyàn pàápàá jùlọ gbólóhùn ẹlẹ́gbẹ́ láwùjọ wa yìí àwọn èèyàn ò sí nǹkan tó burú ẹgbẹ́ ẹgbẹ́ kíní ẹgbẹ́ kí lọ́lọ́dún kí làwọn èèyàn ṣe fún ọ kí làwọn èèyàn ṣe fún ọ fáwọn èèyàn lẹ̀ pẹ̀lú ẹgbẹ́ wọn ẹ̀wẹ́ kọlù tẹ́lẹ̀ mi ò gbánu pé ah, kí làwọn èèyàn ṣe fún ọ fún wọn ẹgbẹ́ wọn but wa so nínú àgbọ́yé súnnà àgbọ́yé manhaj àti àgbọ́yé àkídà gbogbo àwọn tó bá ti yapa súnnà àwọn náà pèkìní àwọn fẹ́rọ̀kù ni wọn kò mọ lórí àwọn ikhwanul muslimin ẹlẹ́gbẹ́ náà làwọn náà àwọn ìjọ comparative ẹlẹ́gbẹ́ làwọn náà ìjọ kan náà nínú àwọn ìjọ tí wọ́n tí wọ́n yapa ní Islam so àwọn sì súnmọ́ ojú ọ̀nà àwọn onífàlásífà so wọ́n ní lima alayhi ahlus sunna so àwọn tó bá ti yapa ní tó ahlus sunna wà lórí ẹ̀ náà ń pè lẹ́gbẹ́ ìtumọ̀ ẹgbẹ́ nìyẹn so kò ní pé tó bá sẹgbẹ́ ilé ọfẹ́ sẹgbẹ́ ẹ̀ta ìráwò kí ni ìtumọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí so tí n bá sẹgbẹ́ nílé àbí tí n bá ṣe ẹ́ kí ni àwọn alfáàdùn tí n bá sẹgbẹ́ ilé ìgbọ́dọ̀ sẹgbẹ́ ẹ̀ta ìráwò kí ni kí ni kò sẹgbẹ́ kankan nu súnà tó bá ti jẹ́ nu súnà o tó sì kò lè ọ̀ lè máa sẹgbẹ́ rẹ̀ kódà àìlágbọ́yé gan lélẹ̀ torí ìtumọ̀ ẹgbẹ́ ni pé kí ni àwọn tán sí kí tí wọ́n farọ́kọ̀ fírkọ̀ fírkọ̀ nínú àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ tí wọ́n fi ṣàwáhà ẹgbẹ́ ni pé kán máa pe àwọn ẹgbẹ́ ní jama'a ara fírkọ̀tù tẹ̀blígì ni fírkọ̀tù àtẹ̀blígì fírkọ̀tù tẹ̀blígì ṣírkì walbida so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so

lórí súnnà lódodo àti lódodo a kò lè jẹ́ nǹkan tó burú oye so kò jẹ́ nǹkan tó burú so but ká ní wọ́n àwọn kíyàn ra àwọn èèyàn lọ́wọ́ kíyàn ní rahma pẹ̀lú àwọn èèyàn kíyàn láwọn alfáàzì tí ó jẹ́ kán títí gbọ́n kayé ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ láwé wọn o ẹlẹ́gbẹ́ kíníkan ni ẹlẹ́gbẹ́ ni kíníkan kíníkan ẹlẹ́gbẹ́ kíníkan gbogbo àwọn gan àwọn yóò ti mọ̀ wò pé eh ẹni ẹgbẹ́ ànú ni o ẹgbẹ́ ẹgbẹ́ télọ̀ ẹgbẹ́ wẹ́dá ẹgbẹ́ gbogbo ara ọ̀ kìí tí wọ́n sọ́nà wọ́n wala ghoroba wọ́n ní kò sí èmà wọ́n ní kò sí in tó jọyàn lójú kò sí àjòjì an yasna'a hadha al-imamani hadha as-sani' ní pé kí wọ́n rú nǹkan فلقد كان لهما في رسول الله صلى الله عليه وسلم وأصحابه ومن مضى قبلهما من أئمة الإسلام أسوة الأسوة الحسنة so wọ́n ti láwọn àpẹẹrẹ tó dá àwọ̀kọ́sí tó dá lára òjíṣẹ́ Ọlọ́run Ọba àtàwọn sàábẹ̀ rẹ̀ àtàwọn tó wá nínú àwọn ẹni síwájú Islam wọ́n ni akúl Sheikh Ubaydi ni mú sọ pé qad madat sunnah súnnà ti wá ó ti rinlẹ̀ bí zikri ahlil bid'ah níbi ìdákọ̀ àwọn ẹni ànù àwọn ẹgbẹ́ àwọn kíni àwọn ẹgbẹ́ àwọn bid'ah àwọn bid'ah àwọn àwọn tí wọ́n àwọn aládàdálẹ̀ gbogbo kọ wọn náà ni wọ́n ni wà tahdhiri minhum àti kíni àti ìkìlọ̀ fún wọn li'anna al-kathira minhum torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn o yẹlbisúna libasa súnna wọ́n ma ṣe kí ni wọ́n ma wọ aṣọ súnna wọ́n ma gbéra wọn lásọ súnna wọ àwọn múrjí àti ẹ̀yàn ah ìrìjá ìrìjá ń já ìrìnrìn láwùjọ wa yìí ìrìjá ń já ìrìnrìn ó fẹ́ lè máa bá tẹ́gùn ṣiṣẹ́ níbi tí ìrìjá alágbára dé àwọn tí wọ́n tún wá àwọn sọ̀nà dídì ìrìjá làwọn èèyàn tún wá gbà pé àwọn ni ó ń súnna má pè ń kéfèrí má pè ń kéfèrí tó bá jẹ́ kéfèrí kọ́lá bí wọ́n pè ń kéfèrí kéfèrí náà ni ọmọ jẹ́ tó bá jẹ́ kéfèrí àwọn èèyàn sẹ́rí kí ní kan wà táwọn èèyàn máa ń fi ẹ̀sùn yẹn kàwọn súnà àwọn ẹni anù gẹ́gẹ́ wọ́n sì máa ṣe wọ́n ní ẹ̀ wọ́n sàlìjẹ́ náà dẹ́rù bàbá wọn pé wọ́n sàlìjẹ́ náà dẹ́rù bàbá wọn pé wọ́n sàlìjẹ́ náà di dúkìá wọn tí wọ́n lọ pín alìjẹ́nà ni ìwọ gẹ́rẹ́ tí ń pín alìjẹ́nà báyìí alìjẹ́nà tó láwọn kan pín ìwọ gẹ́gẹ́ náà pín báyìí ìbàtọ́ ní eléyìí ọlọ́run pè ń kéfèrí ọ̀bá ọlọ́run pè ń kéfèrí eléyìí múṣíríkì ọ̀bá ọlọ́run bá pè ní múṣíríkì dákùn yá ọlọ́run ṣe ó wá ní àánú ọlọ́run yìí tí wọ́n pé ń ṣe ó dùn bí tọ́lọ́run fi ọ sí ẹrú ọlọ́run ló pẹ̀rẹ̀ àwí ọlọ́run ní ẹni tó bá ti di kèfèrí pé ń kèfèrí sọ́lọ́run ní ẹni tó bá ti di kèfèrí ibi tó yẹ kó dùn sínú bọ́ àwọn èèyàn ara ẹ̀ báyẹ̀ pọ́ àwọn èèyàn wà àwọn ẹni tàà ń wí àwọn súnà wọn bá wí wọn báyẹ̀ pọ́ àwọn lálẹ́ ní kọ́kọ́lá jẹ́nà yẹ̀yẹ́ náà wọ́n tún fẹ́ ṣe o yẹ̀yẹ́ náà fẹ́ fàlì jẹ́nà ọlọ́wọ́ bá ṣe o so yẹ̀yẹ́ náà fẹ́ fà jẹ́nà ọlọ́wọ́ bá sí pé wá ipá àwọn ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà lọ́wọ́ ni a ah, gbogbo orúwà yóò ní wọlé ẹwùn kẹ́ wọ́n tún fẹ́ fà ọlọ́wọ́ bá sí yẹ̀yẹ́ náà ni o whereas àwọn ẹni yìí gan ni wọ́n ń ṣe tí àwọn tí wọ́n sọ ẹlẹ́bọ ọlọ́lọ́wọ́ obìnú onítọ̀ bóyá ká má sọ tó jẹ́ lọ́dọ̀ ká má ọlọ́run bó lè yọ́nú sẹ́bọ̀ ọlọ́run bó ní yọ́nú sẹ́bọ̀ kèfèrí olùṣọ́àgùntàn ó tún sọ iléhun náà ó tún sọ pé kí ni ó tún sọ pé ah, olùṣọ́àgùntàn náà pé adúrà àgùntàn tó dájẹ̀ òun náà tún ní wọná ah, táwa ní ah, eh, eh, ń pẹ́ àlìjẹ́ndà tó ní àfáhùn bí sí ma ń pínná lórí mímbà rínú bóhùn bá bẹ́yàn sí àti kọ́ pín náà àti kọ́ pín àlìjánnà méjèèjì hakọ̀ ọlọ́wọ́ bá ní hakọ̀ ọlọ́wọ́ bá tí yíò gbọ́dọ̀ ní afásá ọlọ́wọ́ bá ń bẹ̀ ní so kí wá ní in tí wọ́n náà sí lòun náà sí a ń bèèrè tà sí ọ̀pọ̀lọpọ̀ o wọn ò fẹ́ máa gbọ́n tí ó máa dé kó tí ó máa make wọn uncomfortable so wọ́n fẹ́ mọ́ gbọ́ so wọ́n fẹ́ mọ́ gbọ́ àwọn kan tí ò ní jẹ́ kí wọ́n wà comfortable so in tí wọ́n fẹ́ mọ́ gbọ́ àwọn kan tí ò bá wọn lára mu so ma ní à ẹ́ eh, àwọn ilé ìhun pínná mọ́sálásí wọn ni o kò bá pínná látò ní dọ̀la tọ́lọ̀wọ̀n bàbá fẹ́ jẹ́ kẹ́ni wọn wọ́n náà tí ó ní náà tó wọ́n ni kò níná tí ó wọ̀ náà kò níná tí ó wọ̀ so wọ́n ni wọ́n ma ń wọ yalbasuna libasa sunna wọ́n wàsọ sunna ni o fayaghtaru bihim unas àwọn èèyàn kan gbàtà jẹ pẹ̀lú wọn ní pé ah, àwọn ohun sunna ni àwọn múrjí àpọ̀ láwùjọ wa gan àwọn múrjí àpọ̀ láwùjọ wa gan wọ́n ni fayaqa'una wọ́n kò sínú nẹ́tì wọn kama yalbisuna ala kama a yalbisu yulabisuna ala nasi min alhaqqi bil batil bákan náà wọ́n ma dàrú ma wọ̀nyàn lójú wọ́n ma dá òdodo papọ̀ ma anu wọ́n ma dàrú ma wọ̀nyàn lójú so ma dàrú wọ́n ní wa yurawijunahu min ad wọ́n sì ma wọ́n ma fẹ́ wọ́n ma wọ́n wọ́n sì máa ṣe lọ́sọ fáwọn èèyàn pé á ah, man sabata islamuhu bi yaqin bẹ́ẹ̀ ni Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ tó tọ́ àmá sí Ibn Taymiyyah ń sọ lèyàn sọ ṣe bí Ibn Taymiyyah ṣe bá lò lèyàn sí ń bá so ṣe bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ lèyàn sí bí àwọn ọ̀rọ̀ so ah uh, so wọ́n ma ṣe wọ́n ma ọ̀pọ̀lọpọ̀ àwọn pípò yìí wọ́n ní èrìjá tó lágbára gan èrìjá un shadid èrìjá tó lágbára gan lára èrìjá tó lágbára ẹ̀dàkùn sẹ́ni tó ní èrìjá nípa ìmáni ni ò ní ní èrìjá nípa súnnà kíyàn sọ pé ó ń súnnà ní kélẹ̀gì kí a sọ pé súnnà ní mọ́nájì kélẹ̀gì torípò ti yìí lásán ọmọ ìyá wa ọmọ ìyá yìí wo gbogbo èèyàn náà lọmọ ìyá wọn àfún súnnà nìkan àmọ́ ọmọ sọ̀rọ̀ náà gbà mí àwọn ọmọ ìyá wa àwọn náà níbi tá kù sí àwọn náà sì níbi tá kù sí ah, ah ṣe ìdáàbà yìí sọnù sí ní tàbí yí sọ ní pé ẹnìkan níbi tó kù sí àbẹ́nìkan tàbí oníbi tó kù sí ṣe àwọn pé gbólóhùn gan nínú ìrìjá náà ló wà gbólóhùn gan fúnra rẹ̀ ìrìjá náà tún ni ẹ wò fa ìtàn tún fi ń ṣe kíní ìrìjá náà tún fi ń àwọn ọmọ ìyá wa àwọn náà níbi tààkù pé àwọn náà níbi tá a kù sí àwọn náà sì níbi tán kù sí àwọn ẹgbẹ́lọ́kọ́ rẹ̀ kò sẹ́yìn tí ò níbi tó kù sí tó bá jẹ́ lẹ́rìn ní kódà kò wà lórí òdodo ẹn tó wà lórí ẹn tó wà lórí ẹbọ gan ó ìtún níbi tó kù sí ẹn tó wà lórí ẹbọ gan sẹ́ ó ì ní dáadáa tí ń ṣe àmọ́ kò lè ṣe láǹfààní ẹni tó sì jó súnnà bọ̀ nígbàtí gbogbo èèyàn ti wá níbi tán kù sí so kí gbogbo a máa bára wá sí lọ lókù báwọn àrí ẹwùn kẹ́ ìrìjá náà ni ìrìjá ibi tá kù sí lélẹ́ wọ́n ni wọ́n ni wa yaqlibuna al-haqa'iq wọ́n ni wọ́n sí kí ni wọ́n ma change àwọn realities àwọn kẹ́ wọ́n ni wal aslu fi hadha wọ́n ni ìpìlẹ̀ níbi eléyìí ma sahha 'ani an-nabiy sallallahu alayhi wa sallam nǹkan tó ní láti ọ̀dọ̀ an-nabi sallallahu alayhi wa sallam wa tawatara 'anhu an-naqlu bihi àti nǹkan tí ẹgbàwá tó pọ̀ gan láti ọ̀dọ̀ an-nabi tó mú wa wa min dhalikum nínú rẹ̀ qawluhu sallallahu alayhi wa sallam bólúwà annabi tá annabi sọ pé wa sataftariqu hadhihi al-ummah so kí yàn sálàyé fa tó yí pé nínú àwọn kan tí ó padà ṣẹlẹ̀ ní sáà ni o nígbàtí sáà bá ti súnmọ́ anábí ó sì máa kìlọ̀ fáwọn sàhábà ń bẹ̀ débi pé wọ́n sì máa bẹ̀rù bígbà pé ọgọ́gọ́ àwọn gangan báyìí ló wà so anábí tún kìlọ̀ fáwọn èèyàn níbi aláburú anábí sàlàyé àwọn aláburú anábí sàlàyé àwọn gbogbo ẹ̀lá anábí sallallahu alaihi ma ma ma ma gbogbo súnà tó bá ń ṣe mẹ́ni nǹkan tẹ́nì kan ṣe òdá ọ̀ ah, kí wá ní súnà tí ń ṣe ń gbà ń kí wá ní súnà so kí wá ní kí wá ah, gbogbo ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ ọ́ ọmọ àwọn jẹ mẹ́rin gbogbo súnà tó bá lọ ń ṣe mẹ́ni nǹkan tó mọ́ làkejì ń ṣe òdá ẹni tí gbogbo àlà ń ṣe lọ́hun mẹ́ni nǹkan tó wọ́n làkejì ń ṣe òdá ogbó kí wá ní súnà tó wọ́n tí wọ́n ṣe ń gbà wọ́n dá súnà tí ò lè sọ fún yàn pé in tó ń ṣe òdá lọ́dọ̀ àwọn èèyàn gan ẹni tí ò lè sọ fáwọn èèyàn pé in tó ń ṣe yóò dá sí aláburú èèyàn ni kìí so lódodo èèyàn ni sọ anábì náà nípa àwọn ẹgbẹ́ nípa àwọn bídá nípa àwọn tí wọ́n yapa súnà nípa àwọn tí wọ́n ò sí lórí òdodo nípa àwọn tí wọ́n ma gbé aṣọ òdodo wọ̀ anábi ni wasa teftariku hadhihi al'umma al'umma yóò padà pín ala 73 firqa síjọ 73 kulluha fin nar kulluha fin nar gbogbo ẹ̀lú wà nuna illa wahida àyàfi kíni àyàfi ẹyọ̀kan ṣoṣo àwọn mí wọn núná nítorí kíni nítorí ẹ̀ṣẹ̀ wọn tí ó tó ṣírkì so wọ́n yí ṣe kèfèrí àwọn mí wọn núná nítorí ẹ̀ṣẹ̀ wọn tó ṣe kíni tó jẹ́ ṣírkì so nítorí pẹ́lẹ́ bọ ni wọ́n ẹ̀ àìmọ́ pẹ̀nìkan lẹ́lẹ́bọ àápẹ̀ lẹ́lẹ́bọ tó wá jẹ́ lẹ́bọ tí ó bá sì jẹ́ lẹ́bọ à nígbà so kọ́lá àwágan ò nígbà kíyàn pè lẹ́lẹ́bọ pé à ní pé à kẹfẹ́ àmọ́ à wa àwọn èèyàn ní bùkátà láti ká àdàlá ìlò tíra yìí tíra tó yẹ kí ẹmọ kàlákàmùkà ṣe rí gbàmí báyìí ìbá tí a ń ká àdàlá ìlò ní ọ̀dọ̀ Sheikh Yahya tí wọ́n sàlàyé rẹ̀ báyìí ṣe rá wọn múrjí àwùjọ wa bíbà lèyàn rí báyìí ilé ìlọ àwọn tó ń pè ra wọn láfàásún náà nínà ẹ̀sì ní wọn báyìí ògbóǹtarìgì ẹlẹ́bọ kò ní sí àlùwàlá so but ala kulli hal gẹ́gẹ́ bí àwọn olùmọ́ṣe ṣàlàyé so àwọn míì wà núná nítorí kíni nítorí ẹ̀ṣẹ̀ wọn àwọn míì sí wà núná nítorí kíni nítorí àkúfùrù àti ṣírkù wọn ìlú àwọn ahmadiyya ìlú àwọn kùbúrí àwọn tí wọ́n ń pè ẹni tó wà nù sáré tí wọ́n ń pè ẹni tó wà nù sáré pé á ẹmọ́ pè wọ́n kèfèrí ọmọ ó sì ṣe pé kò gbàgbọ́ pé ẹni tó wà nù sáré ló lè sí ó sì ṣe pé ó gba oyin tó gbàgbọ́ ni pé ẹni wọn ó bá wọn bèèrè lọ́lọ́lọ́ sí ti ń pè ẹni tó wà nù sáré náà khalas ìrìjánu ìgbà tó ṣe ẹ̀ adákùn kí á lókè mi àtàníyàn rẹ̀ àkósí tó kèmí tí è bá ṣe bọ́ tí è bá ṣe bọ́ of course èyàn lè pè yán kèfèrí náà èyàn gbọ́dọ̀ gbà káwọn èyàn mọ̀ pé àwọn èyàn kèfèrí so àmọ́ ó ṣe bọ́ kìí ṣe ta'wilin kìí ṣe ta kìníkà kìníkà so ẹ̀tọ́ àmọ́ tó fọ́ ní àwọn súnà tó wá láàánú àwọn súnà tó ní ok in tó ṣe ẹbọ nílé kò túbá wọ́n tún lè mọ́ wọ́n tún sọ wọ́n tún yára ẹ̀ tí lè pín tó tún ṣe gangan náà lẹ́bọ fún rẹ̀ ah, òun kọ́ náà ń pèlẹ̀ lẹ́bọ mọ́ wọ́n ni ẹ̀ tí lè ṣe ẹni tó tún ṣe ẹ̀rẹ́ sí gìrì ẹ̀ tí lè pè lẹ́bọ gangan fún rẹ̀ ẹ máa farabalẹ̀ ẹ̀wọ̀n kan so gbogbo àwọn tí ó bá ti dájọ́ pẹ̀lú wọ́n ni qala aljama'a anábi ni aljama'a ni akhrajahu abu dawud wa ghayruhu sabu dawud ló gbáwa hadithi yìí àwọn olùmọ́sí sahaha rẹ̀ li kathrati turuqi so nítorí pé ọ̀nà tó gbáwa sí kíni ó pọ̀ gan so hadithi muawiya hadithi anas hadithi abu huraira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so hadithi abu huraira èyí tó sì lálàáfíà jùnnú rẹ̀ náà ni èyí tó dákọ̀ aljama'a èyí tó kọ́lákọ̀ kíní aljama'a so àwọn sì ti mọ̀ pé aljama'a ó wá nínú àwọn ẹgbà wá mi so tó ṣe pé àwọn ọmọ jẹ́ hassan so ni pé ma ana alayhi wa wa ashabi so wọ́n ni wa huwa hadithun sahihun wọ́n ni hadithi tó lálàáfíà ni bí majmu'i turuqi pẹ̀lú àpapọ̀ ọ̀nà tó gbà wá بمعنى إسناده وقد فسر ذلكم ابن مسعود وان ابن مسعود السلايين كان جاء جماعة bó ní wọ́n sì dákọ̀ jẹmáà tó wárò pé jẹmáà tó tẹ̀blígì náà báwí bó ló sì máa fàsárọ̀ tán sọ láyé ànábí pẹ̀lú tí bàbá Kandahalawi tí bàbá lọ hun ní ní India lọ́nlọ́n ṣe wọn kẹ́ so bàbá kan dáhìlá wí lọ hùn kan ní india ọwá fi ń tún jí anábi sallallahu alaihi wasallam sọ so ara ọ anábi náà lápadà sí gílá anábi pé ní jama'a nínú gbólóhùn tó para nínú hadith anábi sallallahu alaihi wasallam gílá anábi fi tú so wani wa qad fassara dhalikum ibn mas'ud wani ìpé jama'a ní nǹkan tó bá ṣe kíni nǹkan tó bá bá òdodo mu wa in kunta wahda kódà kó dáwà so jama'a ní nǹkan tó ṣe kíni tó bá òdodo mu wo nǹkan tó wà lórí òdodo ni jama'a o in ta ma fi ma jama'a ní kí sí pé àwọn tó pọ̀ torí pé nínú àwọn so in tí ó padà bí ní irú gbogbo àwọn boko haram wallahi in tí a fi ń jọ́sìn fún ọlọ́wọ́ bá ní pé aláburú làwọn boko haram àti gbogbo àwọn tí ó bá ń pèpè sójú ọ̀nà terrorism àti gbogbo àwọn tí ó bá submit fún lórí tó ń bá wọn lórí pò tó gbà wọn lórí wallahi in tí fi ń jọ́sìn fún ọlọ́wọ́ pé orí aburú ló wà kò kò tí ìdé level pé kọ́ dé terrorist gan tó bá ṣe pé òun bó bá wọn lórí pò ó ju ìjọba lẹ̀ fún wọn kó máa wá bẹ́lọ́n fún wọn a ah, ah, lè rí ọlẹ́yìn rí o so kílùkọ́ rẹ̀ so in táwọn àwọn ìkwá musulmi nínú àwọn kata ma fi ń recruit wọ́n gba àwọn topics kalẹ̀ wọ́n ni necessity of jama'a wọ́n ma wá kọ́ àwọn àdísì dánàbí dákọ̀ jama'a mẹ́wa wọ́n ma wá tú sí jama'a wọn wallahi so ah tẹ́bá tẹ́bá tẹ́bá ma ń wo àwọn topics wọn lọ́pọ̀lọpọ̀ gbà àwọn topics wọn bí àmì jama'a Eh, eh, the, the necessity of jama'ah, eh, uh, why we should be with the jama'ah, being with the jama'ah, uh, whoever leaves the jama'ah is a kafir. So gbogbo àwọn nǹkan tó máa ń sọ kí ni, wọ́n mọ̀ wá hadithi ní kwa, wọ́n mọ̀ wá ká hadithi mọ́ wá ká hadithi wọ́n mọ̀ wá tọ̀ bá kọlẹ̀ lórí nǹkan tí ó bá fẹ́nu wọn mú. So ara wọ́n ni qala Nu'aym ibn Hammad, wọ́n ni Nu'aym sọ pé, yàní ìdá fásádà ti jama'a wọ́n ni tí jama'a bá ti tú ọlọ́run ní jẹ́ káwọn sàlàfíyún tú ọ ọlọ́run bú mọ̀ strengthen wọn sí ni àwọn èèyàn fẹ́ jẹ́ kí sàlàfíyà tú àwọn èèyàn fẹ́ jẹ́ kí sàlàfíyà dàrú àwọn èèyàn fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ òdodo àwọn èèyàn ti ń rí kúwà tó dodo ni àwọn èèyàn fẹ́ mọ̀ àwọn èèyàn sì ti rí pé ṣé gbogbo àwọn kírókọ rẹ̀ ṣé gbogbo àwọn sẹ̀máínàlì se, sáwọn lámọ̀ tẹ̀lé kí so àbáwọn ọmọ ọba gbogbo sí gbogbo àwọn táwọn mímọ̀ táwọn ọmọ tẹ̀lé kí nù so àwọn yẹn náà sí níwò pé à ah, wá hmm, fẹ́ sí súnà lódòdó ẹjá lọ síbi tó dòdó wà ọ̀ but ẹlòmíì náà ìgbéraga yìí náà ni ẹ̀yẹn sáwọn ọmọdé ìlú wọn àmà tẹ̀lé kò sí pàtàkì ò tẹ̀lé wa náà tó tọ̀ tẹ̀lé òdòdó tẹ̀lé súnà nábì tẹ̀lé kìíní sì jìnà sánù sì so papọ̀ máwọn olùwọ̀n kò wá sí bó sì so papọ̀ máwọn olùwọ̀n ó wà pẹ̀lú àwọn tó wà lórí òdòdó gbogbo tí ó bá fi jẹ́ kó wà lórí pẹ̀lú àwọn tó wà lórí òdò ìgbéraga ni ìgbéraga sí ilé yìí yóò bí tẹ̀mbẹ̀lẹ̀kún yóò bí hasad yóò bí ìmá tẹríba yóò bí gbogbo sáàrù tí yàn lè lò láyé láyé kíbùrù máa mi kíbùrù lásán nìyàn eh, ah, eh, àwọn ikhwa they are my ikhwa àmọ́ mo kàn fẹ́ máa dáwà ní ara ọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ so kò sí bọ́sí wà lórí òdodo ó wà pẹ̀lú àwọn tó wà lórí òdodo tó bá fi wà pẹ̀lú àwọn tó wà lórí òdodo ó wà pẹ̀lú àwọn ẹni ànù kò sí ìtọ́lé kò sẹ́ni tí ma wà pé ààyìn wà pẹ̀lú ẹni kò possible so ọlọ́wọ́ bó dọ́mì yẹn lẹ́ni tó pé yóò wà máa dáwà tí ò ní bẹ́ẹ̀ nìkankan sí àwọn tó padà máa bá òkú bà sí látọ̀dọ̀ Ọlọ́run Ọba o ẹlòmí ìrọ̀pọ̀ ohun gangan lòun ṣe fúnra ìjìyà ní látọ̀dọ̀ Ọlọ́run Ọba tí a bá ti fi àwọn èèyàn tó wà lórí òdodo lẹ̀ wọ́n ni qala Nu'aym ibn Hammad idha fasadati al-jama'a tí jama'a bá ti bàjẹ́ fa'alayka bima kanat alayhi al-jama'a padà sí nǹkan tí jama'a lórí ẹ̀ qabla an tafsud síwájú kó tó bàjẹ́ so pé tẹ́nìkan bá fi sinẹ̀kún bí jama'a padà sí nǹkan tẹ́ni yẹn wà lórí rẹ̀ síwájú kó tó ṣe kíní síwájú kó tó ṣìnà padà sí nǹkan tẹ́ni yẹn wà lórí ẹ̀ tó jẹ́ òdodo síwájú kó tó ṣìnà ìdí tó fẹ́ pé àwọn olùmọ̀ kórìíra tàláwù kí ẹ máa wá consistent ẹ wo ẹ wo àwọn olùmọ̀fà ẹ wọ́n pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tá ń kà yìí kí mọ̀ sí àwọn tíra tí wọ́n ṣe ṣákùn àwọn tíra mi dá ń ka yí àwọn tíra mi dá kìímọ̀ sí àwọn kìímọ̀ sí tíra tí wọ́n ṣe ṣárfún wọn ní 2000s ní pé 20 kìíní kanáà sí ikú 2001 àbí 2001 ara o àwọn tíra 90 19 1990 kìíní kan ẹ wá wo consistency yẹn láti gbà yẹn dòní kò sí tàláwùn kò sí tàláwùn ẹlòmíì kò tí ìpọ́dún kan àwọ̀ mẹ́rin ilẹ̀ ti rí nínú nǹkan tó sọ ó ṣe lè ní oṣù mẹ́ta aláwọ̀kọ́ oṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kẹjọ tó ṣe lè oṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣe lè oṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ó tún ṣe lè nínú ọdún kan ìwọ nìkan náà nínú ọdún kan náà ni pé eh, tí ò bá lẹ́rìí kí ẹ má sọ̀rọ̀ against yẹn ẹ eh, àti wọ́n bá wẹ́rì wọn bá wẹ́rì kankan náà ni ẹ eh, ah, ah consistency wádà but consistency lórí òdodo consistency lórí àánú aburú lòun o wọ́n yé pẹ̀lẹ̀ òun consistency o agidi orí kunkun náà pẹ̀lẹ̀ yìí wọ́n ni fa alayka bima kanat alayhi al-jama'atu qabla an tafsud wa in kunta wahdak kúrà kó se kó dáwà but alhamdulillah àsìkò wa yíye sí àsìkò ah, uzla gẹ́bí Sheikh Al-Albani ṣe wọ́n bí Sheikh Albani sí pé àsìkò ti wá tí yíò mọ̀ dáwà tí yíò ní mọ̀ báwọn yẹn sí Sheikh Albani ara kò sí tó alhamdulillah khairi wa kódà bó kéré àwọn yẹn sì ń gbòdodo àwọn yẹn ń gbòdodo so kíyàn rò papọ̀ máwọn yẹn ló dí wọn tí ó ti yẹn láǹfàní tó bá ti di pé wọ́n ti fẹ́ mọ̀ sí yẹn láǹfàní kíyàn jìnà walhamdulillah àwọn tó tún lórí òdodo pọ̀ so kí sí wà yẹn ọ́sílà ní tí wọ́n ma fi ìmá dáwà ní tí wọ́n ma wọ́n ni fa innaka antal jama'a hina idhin tó bá wà lórí òdodo ìwọ ló ma jẹ́ jama'a ń gbáyìn wọ́n ni fa bana bi hadha al hadith wọ́n ni pẹ̀lú hadith yóò clear wa tafsiruhu àti àlàyé rẹ̀ anna ní pé al'umma islam al'umma islamu qisman ìpín méjì na kùsí wala thalitha lahuma kò sí mẹ́ta fún ahaduhuma aláwọ̀kọ́ jama'atul haqqi wal huda àwọn jama'a tí wọ́n wà lórí kíni lórí òdodo àti mana wani wa humu alladhina taba'u an-nabiyya àwọn ni wọ́n tẹ̀lé kíni wọ́n tẹ̀lé annabi sallallahu alaihi wasallam wani wa warathu al-fiqha fi ad-din wọ́n sì kíni wọ́n sì jogún àgbọ́yé nínú ẹ̀sìn látọ̀dọ̀ annabi sallallahu وعن أصحابه وأئمة السلف الصالح بعدهم wọ́n sì jogún àgbọ́yẹ̀sì látọ̀dọ̀ àwọn sọ̀hábà àtàwọn ẹni síwájú lẹ́yìn wọn فهؤلاء هم أهل السنة àwọn ẹni yìí ni kíni òun súnnà wal jama'a wa hum ahlu al-haq àwọn lẹ́ni òdodo alladhina hum so àwọn ìpín kejì nínú àwọn ìpín islam wọ́n ní ahlul bid'ah wọ́n ní wàtá ní ahlul bid'ah àwọn ẹni ànù àwọn aládádálẹ̀ àwọn ẹgbẹ́ àwọn oníbídà wọ́n ní faha'ulahi laysu ala haqqin àwọn ẹni yíò wọ́n sí kí ni wọ́n sí lórí òdodo fima rakabuhu min bid'ihim níbi àwọn nǹkan tí wọ́n sí kí níbi àwọn nǹkan tí wọ́n kó tí wọ́n gùn àbáwọn nǹkan tí wọ́n sí kí àwọn tí wọ́n kóra wọn sí nínú àdádálẹ̀ wọn

Ah, na'udhu billahi minash shirk so Ibn Taymiyyah ò ní yí àwọn kùfúrí so àbọ́dà ah, Ibn Taymiyyah náà lẹ́ àwọn tó ń ṣe mọ́lúdí eh, pínyàn lè ṣe mọ́lúdí ọkàn láníyàn dáadáa rẹ̀ ah ta ní ṣe mọ́lúdí tí ń láníyàn gírí tẹ́lẹ̀ náà àníyàn dáadáa ò nílé yìí àdádálẹ̀ lélé yìí àdádálẹ̀ lélé yìí ẹ mọ́ wọ́ sheikh ubaydi ni wa ma wafaqa fihi ahla sunna ibi tí wọ́n bá ti bá wọn ahlu sunna mu kanu gini kanu muhiqqin ele yo jun telo mi o di mo ibi tí wọ́n ti bá wọn sunna mu náà ni e ti a ti bá wọn ṣe ani irú irú àwọn ọ̀rọ̀ ibn temi asa man di munu yẹn na in Ah, ibi tán bá ti bọ́n súnà múlẹ̀ ní ẹjá ti bá wọn ṣe ń sọ̀rọ̀ àkáká zálímọ́ àwọn mazilúmọ̀ mọ́ sí kàánà mọ́ sí dàdíta náà bí rúnù oí ń zùrú ń zùrú náà wọ́n bàbẹ́ ń zùrú àkáká zálímọ́ àwọn mazilúmọ̀ pé ààrẹ ah, ìhàn ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ èyí tó ń kèése ń dára sọ bọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ sí gíní ó sàbòsí ni wọ́n ń sàbòsí fún ni ah eh, ibi títí ń sàbòsí wọn á ràn lọ́wọ́ náà ní kò sí ìdáṣe ah ìdáṣe wà ó ìdáṣe wà ah so ara ọ̀ tó gbé níbi kí ẹ máa ràn lọ́wọ́ yẹn ṣe àwọn pé gbogbo ó jà wọn náà nìyẹn ah! eh, ẹni mo lọ papọ̀ pẹ̀lú bàbá kágórí màlúù kagori ẹ̀ eh, kìí sàṣebítà tí ń ṣe súfí ni ibi function kíni dákùn kíni function ayé wọ́n bá wọn ṣe jẹ́ kán mọ̀ pé kí ló kọ rẹ̀ jẹ́ kán mọ̀ pé in tí wọ́n wà lórí èyàn ọ̀yọ́nú sí tó bá sáà ti sọ pé àwọn èyí tí wọ́n wà lórí lórí òdòdó ọ̀ sáà bá wọn pò pé èyí tí wọ́n ṣe lórí òdòdó ẹ̀hẹ́ wọ́n ni lákin inda ahli sunnati so irú àwọn ọ̀rọ̀ Ibn Taymiyyah táwọn èèyàn lọ mọ́ nìyàn irú àwọn ọ̀rọ̀ Ibn Taymiyyah àtàwọn ìyẹn lọ máa ń rọ́mọ́ nìyẹn wọ́n ni lákín inda ahli sunnati wal jama'a ṣùgbọ́n lọ́lọ́run súnnà hum mubtadi'a dullal so ẹni annu ni wọ́n aládádẹ́rẹ̀ ni wọ́n wọ́n ni fa inna ahli sunnati wal jama'a wọ́n láwọn ní súnnà àni al'a'imma àwọn ni síwájú mujmi'una ẹni wọ́n kò ala anna man raqiba ẹni tó bá ṣe àdádálẹ̀ kan àwọn àdádálẹ̀ aliman lẹ́ni tó máa àmìdàn lẹ́ni tó mọ̀ọ́mà mọ̀ánìdàn lẹ́ni tó ń sorí kúkú tó ń segini tó tún sagidi kana mubtadi'an dallan yóò jẹ́ aládádálẹ̀ yóò sì jẹ́ ni ànù wàlá ya'fihi min wasfihi bilbid'a wani wàlá ya'fihi min wasfihi bilbid'a wa wasmihi biha kò wá ní láàálẹ̀ níbi pé wọ́n mọ̀ ròyìn rẹ̀ pẹ̀lú bídá àti pé wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ bẹnu àtẹ́lù pẹ̀lú rẹ̀ ma wafaqa fihi ahla súnnà ibi tó ti bá wọn oún súnnà mọ̀ wallahi tamamu bọ́rọ̀ Ibn Taymiyyah àti mọ̀ nínà ni ká ní ni wọ́n sí kí ni wọ́n rò dòdó bọ̀sẹ́ ibi tí Ibn Taymiyyah àti sọ́yẹ̀ ibẹ̀ wọ́n ti dó wọ́n náà ní Ibn Taymiyyah sọ yìí bọ̀ tó má ká délẹ̀ wọ́n rò dòdó pé ha ah, ìjìbìrì torí pé kò sí Ọlọ́run ọba tó jẹ́ kó yí gbé gan mutashabih wà bóò ní ó sì wá jọ́rọ̀ mi èèyàn so fọ́tí kọ́ ní Ibn Taymiyyah ìtẹ́lómi ó tún ní àà ah, ah, Ibn Taymiyyah náà ah, bí a ká wo ẹni tá ma tẹ̀lé o ara ara fọ́tí ò sí lọ́dọ̀ Ibn Taymiyyah kọ́ ganga ganga jù bẹ́ẹ̀ lọ wallahi àwọn yóò lọ́rọ̀ rẹ̀ fún tafẹ́lò fún kọ́ dé gbogbo ẹ̀ lẹ́yìn kọ́ dé gbogbo ẹ̀ wájú kọ́ dé gbogbo ẹ̀ àwọn kan láwọn àwọn kọ́kọ́rọ́ kan kò sí tí ò lè sínú àrùn ṣẹ́wọ̀n kan so wọ́n ni wala yu'fihi min wasfihi bil bid'a kò ní láàkó níbi pé yọmọ ròyìn ẹ̀ pẹ̀lú bídà ọ wa wasmihi biha àti kí ẹmọ bínú àtẹ́lù pẹ̀lú rẹ̀ ma wafaqa fihi ahla sunna ibi tó ti bá wọn sunna mọ́ min haqqin nínú òdodo wọ́n ni falyu'lam hadha